الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وله بعد السلام عليكم ورحمة الله وبركاته ibiti àlàyé dé òun náà ni wípé a ti ṣe àlàyé àwọn ìran tí albida'atu àdádálẹ̀ nínú so Sheikh Salih Al Fawzan kí ọlọ́nkọ́ bá wa sanwó lórí wọ́n ní tambihun àkíyèsí man qassama albid'ata ila bid'atin hasanatin wa bid'atin sayyi'atin fahuwa ghalitun wa mukhti'un wa mukhalifun li qawlihi sallallahu alayhi wa sallam fa inna kulla bid'atin dalalatun wọ́n ní ẹnikẹni tó bá pín àdádálẹ̀ tí a ti ṣe àlàyé díẹ̀ fún ara nínú nípa rẹ̀ ay albid'a àwọn kan mọ́ ń pín sí èyí tó dá àti èyí tí ó dá bá ní ẹnikẹ́ni tó bá pín sí èyí tó dá àti èyí tí ó dá ẹni aláṣìṣe ni a ó ti ṣe mistake kódà ó ti tako ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam tó sọ wípé gbogbo bídá ni yí dọ̀lálà ni a ẹni ti tako ọ̀rọ̀ annabi sallallahu alaihi wa alihi wasallam لأن الرسول صلى الله عليه وسلم حكم على البدع كلها بأنها ضلالة ìdí ni wípé anẹ́bì sallallahu alaihi wasallam tọ́lọ̀wọ́n rán sí wa òun gbé ìdájọ́ lórí bídá ó ní kí gbogbo ẹ̀ dọ̀lálà ni ha so wa hadha yaqul laysa kullu bid'atin dọ̀lálà ilé ìwádé òun ni pé kìkín ṣe gbogbo bídá tún yẹ dọ̀lálà ẹ̀dàkùn sí ọ̀rọ̀ tí aláwà mú ni àbúrò gẹ́sẹ̀ kó tún wá claim pé kò sí bídíà gẹ́sẹ̀ gbogbo bídíà ní dọ̀lá lásán ó tún wá claim pé aláwọn bídíà kan wà tó dá yóò àtàndà ìwọ̀n sọ pé kullu muskirin haram gbogbo tí bá ti máa ń húnyà ní rírà àgbò náà sọmọ́ pé gbogbo tí bá ti máa ń jẹ́ kí yẹn máa sí bí pé skọ́skọ́ ti mọ́yà tí fa àwọn kẹta ma ń fa ẹ̀ àwọn fa tramọ́ ni àwọn fa gum akẹ́nìkan ní kí ẹmọ fa sálángá kìí ṣe haram wọ́n fa tọ́ílẹ̀tì náà bẹ́ẹ̀ ni àyàn fa kẹ́nìkan ní pé kìí ṣe haram ti ah anábi ti sọ pé gbogbo àwọn kan bá iṣẹ́ so mi wá mọ́ o ṣe àwọn mùsùlùmí sọ fẹ́ ká tẹ̀lé annabi ni so annabi muhammad sallallahu alaihi wasallam olawo tẹ̀lé so imam al-hafiz ibn rajab al-hanbali wọ́n sọ níbi sharhu al-arba'in arba'in an-nawawiyya wọ́n ní fa qawluhu sallallahu alaihi wasallam kullu bid'atin dalalatun ṣẹ́rí ọ̀rọ̀ annabi tánàbí eh, sọ wípé gbogbo bídá ayé dọ̀lálà ni sallallahu alaihi wasallam min jawami'il kalimi nínú àwọn jawami'il kalimi in ta pe ni àwọn jawami'ul kalimi gẹ́gẹ́ bó ṣe wà níbi hadith annabi sallallahu alaihi wasallam tana bi ni pe u'titu khamsan lam yu'tahunna ghayri annabi ni wọ́n fún mi ní nǹkan márùn ún ó sì fẹ́ nìkan kalẹ̀ yìí nínú kan tán fún annabi ni fa u'titu jawami'ul kalimi wọ́n fún annabi ni ọ̀rọ̀ kékeré tí ó ní túmọ̀ tó pọ̀ ọ̀rọ̀ kékeré tí ó lè mọ́ ju bí gbólóhùn mẹ́rin lọ àwọn àfóòsì ṣàlàyé rẹ̀ ṣàlàyé ṣàlàyé ṣàlàyé irú ẹ̀ náà ni hadithi èyí tí a ń so imam ibn rajab al-hanbali rahimahullahu ta'ala wọ́n ń ṣe àlàyé wọ́n ni la yakhruju anhu shay'un ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó kó nǹkan tó pọ̀ sí ní tí kankan sí ní jáde kó nínú rẹ̀ nínú bídá wa huwa aslun azimun min usulid-din gbólóhùn annabi tí ojú mẹ́ta yìí lọ kullu bídáàtín dọ̀lálátún yìí wọ́n ni pé ó jẹ́ òpó kan tó tóbi nínú àwọn òpó ẹ̀sìn islam wa huwa shabihun bi qawlihi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí ó jọ ọ̀rọ̀ annabi náà bákanáà tàbí ń sọ wípé sallallahu alaihi wasallam man ahdatha fi amrina hadha ma laysa minhu fa tó bá lè introduce tó bá mú kìní kan wá sí mẹ́sìn wa ní nǹkan tí ó sì ń bẹ̀ then kìní yẹ ma wà rejected fa kullu man ahdatha shay'an wa nasabahu ila din wa lam yakun lahu aslun fi din yurja ilayhi fa huwa dalala wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ti introduce kìní kan tó dẹ̀ fi tì sí ẹ̀sìn Islam tí kìní yóò dẹ̀ ní ìpìlẹ̀ kankan nínú ẹ̀sìn tí yẹn lè padà sí den annu ní kìní ẹ̀ wà dínú bari'un minhu ẹ̀sìn dẹ̀ bọ́pá bọ́sẹ̀ kú níbi irú nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni o dédé náà ni kò bá jẹ́ wípé níbi àwọn ọ̀rọ̀ àkídà ni ló ti mú nǹkan wá àbí níbi àwọn iṣẹ́ tàà ń ṣe ló ti mú nǹkan wá àníbi àwọn gbólóhùn tàà ń wí lẹ́nu lẹ́yìn ti mú nǹkan wá àwọn èyí tó hàn síta ni àbí àwọn èyí tí ó pamọ́ gbogbo ẹ̀ illa qawli Umar radiyallahu anhu fi salati tarawih àwọn ni yíò wá ní ẹ̀rí kankan tó ma fi ń ṣe ẹ̀rí fún pé bídíàtù hasana dá tó bá bèèrè lọ́wọ́n pé bídíà sí bídíàtù hasana wà wọ́n ló wà náà kódà Ibn Umar bin al-Khattab ó sọ pé bídíàtù hasana wà oní ni ọ̀rọ̀ tí Umar sọ pé ni'matul bid'ati hadhihi nígbàtí tarawih tí annabi sallallahu alaihi wasallam tó dá ìmá kí tarawih dùn Ah, ó wá anẹ́bí eh, eh, ń ṣàlàyé pé ìdí tó fi dájú ní pé òun bẹ̀rù kọ́lọ̀ mọ́sí lọ́ranyà àwọn ìwá nílé kí ẹ̀yìn náà wùtá kí bí ti jọ rẹ̀yà gani bí àwọn yóò àwọn ní kí mọ́ ní ìsìn ní ìsinmi àtàwà ìbá bẹ̀rẹ̀ ìjọ alákọ̀ọ́kọ́ àwọn yóò pọ̀ mọ́sílásí yá mọ́ṣálá Ramadan ti bẹ̀rẹ̀ ẹ̀tí bá ma fi wọ mẹ́wàá 15 báyìí mọ́sílásí ti ó ti dínkù yóò kù bí ẹ̀bí mẹ́fẹ́ bá kàdà rẹ̀ bá wá so Ànábì wa mama daduo ní ìmọ̀ kí ní jama ìgbà tó wá di táìmù Umar bin al-Khattab ó wá kó àwọn èèyàn jọ again pé ká máa kírun a so tí ó fẹ́ nìkan ṣe ìmáàmù pé ìkanú àwọn sàhábà wọ́n máa ṣe ìmáàmù àwọn èèyàn nígbà tó wá di táwọn ṣe wá ní ẹ̀hẹ́ because oníkálùkù ń kí lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ ni ó wá kó wọn jọ sábẹ́ ìmáàmù kan gẹ́gẹ́ bó ṣe máa ti ń ṣẹlẹ̀ náà tẹ́lẹ̀ láyé Ànábì sallallahu alaihi wasallam so anabi ti kú ìtúwẹ́ ní pé nǹkan ò lè dọ̀rọ̀ ẹ̀yàn mábáyìn ìgbàtánẹ́bí ti kú ọ̀rẹ́dì umaru wa kó wọjọ́ igéni àwọn kí umaru wa ni ni'matu albid'ati hadhihi a'a mandala bid'a yi o a'a bid'a yi a'a in tó dá ní ẹ̀rí pé ó pè ní bid'a wọ́n àdẹ̀ ṣàlàyé tẹ́lẹ̀ pé wọ́n ma ń pè nǹkan ní bid'a kí náà pè in such a way that òun initiate in the logo sense nínú èdè Lárúbáwá ni kìkín ṣe pé in the legislative sense nínú ẹ̀sì kìkín ṣe bídíà because anẹ́bì ti ṣe tẹ́lẹ̀ bó ní ìdí tánẹ́bì fi stop ẹ̀ ìdí ẹ̀ ní ó ti kú ìdí ẹ̀ ní wípé anẹ́bì ti kú ní ìsinmi ṣe lẹ́gbàtà ti kú ma tìbẹ́nìkà kò lè <laughs> then intanẹ́bì ti wọ́n ṣe tẹ́lẹ̀ yẹn o ya ẹ̀yàmọ̀ tún ṣe padà báyìí ṣe bídíà wà lè yìn bọ̀ wọ́n rú pé wọ́n ṣe àlàyé wọ́n ní pé wàkọ́lù aidan innaha ahdatha ashiya'a lam yastankiruha as-salaf mithlu jam'i al-qur'an fi kitabin wahid nínú ẹni kí wọ́n sọ wípé kódà àwọn ṣe bí nígbàtá nabi kú tán na kó qur'ani jọ sanabi náà ló ṣe ni wa kitabatul hadithi wa tadwini ẹlòmí ní pé gbogbo àwọn hadithi tán kọ́ yìí ṣe bí lẹ́yìn kọ́ nabi náà kọ́ ṣe bí díà wá ni wal jawabu an dhalika anna hadhihi al-umur laha aslun fi shar'i

in tí umaru ń sọ ní pé nínú èdè because bí kí umaru ló ṣẹ̀ṣẹ̀ tún wá gbé kí ní ẹwà igé whereas ó ti wà nínú ẹ̀sìn tẹ́lẹ̀ so in the local sense a lè ní pé umaru ló ṣe bídíà yìí a lè pè ní bídíà nínú lọ́gọ̀ because ṣàlàyé láti in tán pè ní bídíà náà ni in tó pé wọ́n so umar wọn ló tún tún kíní ìmúwa lẹ́gbà táwọn yẹn ti already gbàgbé bọ̀ wọ́n a sallallahu alaihi wasallam so ní pé فما كان له أصل في الشرع يرجع إليه إذا قيل إنه بدعة فهو بدعة لغة لا شرعا in tó bá ti lè ní ìpìlẹ̀ tàbí padà sí ipé kìíní náà ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà láyé Nabi sallallahu alaihi wasallam tàbá pè ní bídá o àyà ń pè ní bídá nínú èdè ní kìkín ṣe nínú sharia li'anna al-bid'ata shar'an ma laysa lahu aslun fi shar'i yurja' ilayhi because bídá nínú sharia ni tó ṣe pé kò ní ìpìlẹ̀ tí ẹ̀ lè padà sí meaning kìí sí Nabi ṣe kìíní tẹ́lẹ̀ bí wọ́n tún ṣe ń ṣe kíní sí ànábì ṣe ibi tẹ́tílé pé ní bídíà nínú ẹ̀sìn ni pé kí umaru wá ní pé ah bá nẹ́bí ṣe máa ń ṣe tí ẹ̀ òun ò ní ṣe pé umaru wá mú in another form ẹ pé another thing entirely ni ẹ but this nafsu kí ni ànábì máa ń ṣe tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam na'am so wani pé wa jam'ul qur'an fi kitabin wahidin la'u aslun fi shar'i a ah, ìkó qur'an jọ sínú tírà yọ̀kan ó ní لأن النبي صلى الله عليه وسلم كان يأمر بكتابة القرآن because النبي من قال لك اقرأ قرآن اقرأ لكن كان مكتوبا متفرقا in tó kẹsẹ̀lẹ̀ ní pé wọ́n kọ sọ́tọ̀ọ̀tọ̀ ó ti rẹ́dì wá kíkọ Kùránì náà sì ní so kí wá ní bídíà tó wà ń bẹ̀ kí ni bídíà tó wà ń bẹ̀ فجمعه الصحابة رضي الله عنهم في مصحف واحد حفظا له àmáwọn sàhábà kójọ sínú mọ́sáfẹ́ ọ̀kan kó lè bá wà protected ni so that uh, uh, àwọn kò ní máa wọ́ wa tarawih qad sallaha an-nabi sallallahu alaihi wasallam bi ashabihi layali wa takhallafa anhum fil akhir khashyatan an tufrada alaihim tarawih de ni anabi na tin ki pẹ̀lú àwọn sahabe tẹ́lẹ̀ bo ni to pe ko ba anabi be ko mo do reyan la anabi fi duo wastamara sahaba radiyallahu anhum yusalluha awza'an fi hayati nabi sallallahu alaihi wasallam wa ba'da wafatihi fi إلى أن جمعهم عمر بن الخطاب رضي الله عنه خلف إمام واحد كما كانوا خلف النبي صلى الله عليه وسلم àwọn sàhábà ní láti gbà náà wọ́n mọ́kí lọ́tọ̀ọ̀tọ̀ tó fi di ayé Abubakar tó fi di ayé Umar Umar wá kó wọn jọ sẹ́yìn imamu kan pé kama kì ní ẹ̀yìn imamu kan wa laysa hadha bid'atun eléyè kì í ṣe bídá fi díẹ̀ nínú ẹ̀sìn tó ń pè nínú lógọ́ tó wá ní bídá ní ẹ̀yìn ọ̀tọ̀ ni bí kó jẹ́ pé àwọn èèyàn nílùú tẹ́lẹ̀ isbali na máa wé kí wọ́n ní ṣùsá àgbọn ìgbín fíìmù gbọ́lẹ̀ wọ́n ló abẹ́ ìsí tún ní ma sọ fáwọn ká ẹmọ ṣe ẹmọ ṣe nínú èdè wọ́n lè ní pé wọ́ ló tún gbé bídíà ilé ìwá nínú èdè àmú nínú ṣẹ̀ríà kí ní ẹwà nínú so ni so ní kitabatul hadithi aidan laha aslun fi shar'i ìmọ̀ ọkọ̀ hadithi náà ní ìpìlẹ̀ nínú sharia fakọ̀dẹ̀ amara nabi sallallahu alaihi wasallam bi kitabati ba'd al-ahadith li ba'd ashabihi lamma talaba tuliba minhu dhalika anabi ti gba fún àwọn ènìyàn yọ̀ǹda náà nígbà ayé rẹ̀ kama kọ hadith nígbà tàbí omi sáré mọ́kọ́ kalẹ̀ anabi ni bẹ́ẹ̀ ni kama wa kana al-mahdhuru min kitabatihi bi sifati amma fi ahadihi sallallahu alaihi wasallam khashyatan an yakhtali bil qur'an ma laysa minhu ìdí tí ànẹ́bí ò kàn fi jẹ́ kán mọ́ kọ́ ní ọ̀yìn large scale tẹ́pàdà fún wọn kọ́ lẹ́yìn ànẹ́bí ẹni pé kó mọ́ lọ dàpọ̀ mọ́ Qur'an kó mọ́ dàpọ̀ mọ́ Qur'an bọ́ wọn kọ̀kan àtọ́jú kí wọ́n bí olú ànẹ́bí sí ok wọ kọ́ ilé kọ́ ilé bọ̀ kò tí jẹ́ kan bọ̀ ó ń bẹ lórí wọn kódà bí pé wọ́n memorize tamama ni tánàbí bá sọ̀rọ̀ kakalẹ̀ báyìí kódà kó sọ̀rọ̀ fún wọn náà wọ́n memorize ni bẹ́ẹ̀ ni because àwọn ilé ní àkólé kan tó lágbára fún ẹ̀sìn aláwọ̀ bá subhanahu wa ta'ala so kina ìrìjálùn láyù lè hehim àwọn èyí tó ṣe pé àwọn ọ̀rọ̀ ayé kí ń gbé kia lọ ní kíákíá láwọn sàhábà àti pé wọ́n dúró sínsín tẹ̀sí ẹlọ́wà bá ní so bọ̀ ìgbà tánà ìwà kútẹ́ o wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n kọkalẹ̀ ó wà lórí wọn wọ́n kọkalẹ̀ fún àwọn tó wà lẹ́yìn wọn àtàjáwọn tàbí'un ni kọ lẹ́nu wọn àwọn àtìbárù tàbí'in ń ni lẹ́nu àwọn tàbí'un bó ṣe lọ ní ẹkú tó di pé padà wá kó gbogbo ẹjọ́ sínú àwọn tíkà kọ̀kan lẹ́fẹ̀ẹ́ Sahih Bukhari Sahih Muslim so gbogbo ẹ̀ náà ń kọ́ o kó mọ́ lè bá sọnù náà ni kó mọ́ lè bá dín ohun ìgbàgbé kọ́lọ̀ kó bá wa sí dáadáa fún àwọn tí ọlọ́ọ̀bá kú tó fi sọ ẹ̀sẹ̀ yìí so wọ́n ní pé falamma tuwufiya sallallahu alaihi wasallam inta hadha al-ma'dhur anabi ti kúta nìsìn so kùránù lè dàpọ̀ máa hadith ma ẹ̀ẹ̀ kí ودبت قبل وفاته صلى الله عليه وسلم فدون المسلمون السنة بعد ذلك حذ لها من الضياع فجزاهم, فجزاهم الله عن الإسلام والمسلمين خيرا lẹ́yìn ìgbà náà wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ̀kú gbọ́n kí ní ìjọ wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ̀kú jọ kọlọ̀kọ́ bá wa san wọ́n ní ẹ̀san olóre àmọ́ ìwọ ní ìsìn báyìí tó wá ń ṣe mọ́lìd àmọ́ wọ́n ní ìsìn báyìí tó ń fa tẹ̀sùbá àmọ́ wọ́n ní ìsìn báyìí tó ń ṣe sáwí tó ń ṣe kùbúrọ tó ń tẹsọ fọfọ síwájú tó lọ fẹ́ ṣàdúà àbí ó gba wọn kan báyìí tẹ́ ń dálẹ̀ nínú ẹ̀sìn tó ṣe pé kí ní òkọ́kọ́ sí nínú ẹ̀sìn náà tó bá fẹ́ ṣe ẹ̀rí ó wà lọ ma ṣe ẹ̀rí pẹ̀lú àǹkan tó ṣe pé ó wà nínú ẹ̀sìn tẹ́lẹ̀ ó justify yìí tí wọ́n ṣe ó wá sallallahu alaihi wasallam tàbí mi sọ igbe kullu so an bi Allah subhanahu wa ta'ala kó gbé wa jìnà sí gbogbo ta bá ń pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn insha Allah tó bá di ìjẹ́kọ́ ìtò ń bọ̀ èyí tá ma ṣe ni pé báwo ni bídá ṣe bẹ̀rẹ̀ sinimá ní inú àwùjọ àwọn mùsùlùmí kí dẹ̀ ni àwọn sábàbí tó lìdì sí kí bídá àkọmayọ ó ní àwọn sábàbí kan àwọn asbábù kan tó lìdì sí àwọn asbábù ya mọ̀ ṣàlàyé sólà tó níkálùkù lè mọ̀ bá ṣe mọ̀ jìnà sí àwọn asbábù yẹn kámù lè bá lọ kó sí bídá tàwà náà ní mọ̀ pé àti kó sí bídá so an bí Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún ẹni kọ̀ọ̀kan wa so hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته